الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليتي أنشي على يفرع ولنيانا أناني الكفر الأسقر سو شيخ أحمد بن يحيى النجم رحمه الله ṣe على fún wa الكفر alkufur al أمن كتشك بي aya wa ní Qur'an tó pè ní hadithi wa tó pè ní kúfùrù ṣùgbọ́n àrí àwọn ayatu mi àti àwọn hadithi mi tó ń tọ́ka lórí wípé kìkí ń ṣe kúfùrù tó mọ́ ń gbé jáde kó nínú ẹ̀sìn Islam ni wọ́n ń sọ a lè sọ pé nínú ẹ̀ ni kúfùrù ni'ma kíyàn ṣe àìmórí ọlọ́wọ́ ba torí tán pè ní kúfùrù gangan ní pìlẹ̀ òun náà ni kíyàn bo nǹkan Eh, orí bí a bí pé ọlọ́ọ̀bá sọ orí fún ẹ̀bá ìkówá bú mọ́lẹ̀ na fi ma ń pè àgbẹ̀ àgbẹ̀ náà wọ́n ma ń pè ní káfíìr ẹ̀rẹ̀ tó bá ń dákun ìdí ni wípé yóò mú ọkọ́ yóò fi bú yẹ̀pẹ̀ sókè yóò wá fi bí a bí ẹ̀wà ní àbágbàdo síbẹ̀ yóò wá dá yẹ̀pẹ̀ bú ẹkí ó fi so wọ́n ma ń pè wọ́n ni irú nǹkan tó so tẹ́ẹ̀bá wá bó orí ọlọ́wọ́ ọba mọ́lẹ̀ náà kódà ma fi kúfù náà ròyìn obìnrin hmm? sànẹ́bì ṣòro yóò bẹ̀rẹ̀ ipé wọ́n ma ń ṣe kúfù wọ́n ma ṣe kúfù jù ai kúfù rẹ̀ ní pé ọkọ wọ́n ti ma ṣe nǹkan fún wọn láti jọ yìí wọ́n ti ma gbogbo òun fẹ́lẹ̀ ǹgbà ó fẹ́lẹ̀ ǹgbà ó fẹ́lẹ̀ ǹgbà ìjọ kan yóò kàbèrè kí ní kan bóyá kò wá sí nígbà náà yóò wà ní ẹ̀ sí kankan fún ni wọ́n pè but a ṣàlàyé àwọn èyí ṣe pé tí ẹ bá lè kó sí pẹ́rẹ́ èyàn kò nínú ẹ̀sìn ìsìlámù nìyẹn so bí tàti wájú ni wípé ẹ̀hẹ̀ wọ́n ṣàlàyé fún ara pé àwọn khawarij wọ́n ṣe àṣìṣe tó pọ̀ gan ní bíbí because àwọn khawarij wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ pí àwọn èèyàn ní kéfèrí lórí àwọn ẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ gbára lé àwọn àhàdìtì àdìtà nàbí ní pé sí bábùlì muslim fusukun wa kitaluhu kufrun àwọn wà ní pé kéfèrí náà ní èyàn so àìgbọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá yé dáadáa ló jẹ́ ní ó jẹ́ kí pé èyàn tí kò tí jáde kò nínú islam ní <clears throat> pé wà أمر له خطورته كالحكم بغير ما أنزل الله إذ إن ابن عباس رضي الله عنهما قال ليس الكفر الذي تذهبون إليه إنه ليس كفر ينكل عن الملة وهو كفر دون كفر wọ́n ní pé so ìyàtọ̀ ń bẹ láàrin ìjẹ́ ìṣẹ́kẹfẹ̀rí tó gbìyànkú nínú ẹ̀sìn Islam àti èyí tí ó gbìyànkú nínú ẹ̀sìn Islam ló fi jẹ́ pé nínú àwọn kẹtàwọn khawarij tán fi pé àwọn apáka nínú àwọn sahaba ní kéfèrí ní ìgbàníọ̀lọ́ ní pé wọ́n ní wọ́n dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí tí ọlọ́wọ́ bá sọ wọn fẹ́ lo Kùránì fi so wọ́n ní pé nítorí bẹ́ẹ̀ náà kọ́ wọ́n ti kó sí kófùrùn ah, Ibn Abbas

gẹ́gẹ́ bí socialism ni ah, secularism ni marxism ni leninism ni àti bí ẹ̀bẹ̀ ọ̀dọ̀báyìn gbogbo àwọn kíni nǹkan kùfùrìyàtì ni wọ́n because ìmọ̀ lo ìdájọ́ mi àbí capitalism ìmọ̀ lo ìdájọ́ mi tó yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala àmì èyàn tó bá wá ń lò sáàlẹ́wà ní pé èyàn tó bá ti gini ẹ gbogbo wọn àbí Boko Haram Al-Qaeda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtàwọn ti gbígbági ni kò sí yàtọ̀ láàrin lọ́dọ̀ tí wọ́n in tàà fà súnnà ma ń ṣe àlàyé ni wípé ẹni tó bá ń lo ìdájọ́ yìí ó ń lò pẹ̀lú ìnígbàgbọ́ wípé ìdájọ́ tó ń lò yìí ó dájú òfin Islam lọ because ó lè gbọ́lá fún nǹkan míì tó yàtọ̀ sí Islam àmẹ́rẹ̀ tó bá àbí kíyàn gbá wípé ìdájọ́ tí mo ń lò yíò tí kìí ṣe ìdájọ́ islam o àtòun àti ìdájọ́ islam déédé ni wọ́n mú òjúra wọn lọ ilé náà ẹni tí kó sí kúfù tó gbìyàn kó nínú ẹ̀sìn islam àbí kíyàn sọ wípé ìdájọ́ mi tí mo ń lò yìí lóòtọ́ ìdájọ́ islam ó dáa jùlọ owó yíṣe dédé ìdájọ́ islam dáa jùlọ owó àmọ́ òun náà dáa òun náà dáa alìmọ̀ ló kúfù lélẹ́yìn náà because in tọ́lọ̀ bá ní òdá ìwọ ti sọ pé òdá àmìyàn tó bá ń sọ pé ìdájọ́ Islam ló dájú <laughs> ìdájọ́ bí Islam ṣe sọ Ọlọ́run ní pé nǹkan báyìí ẹ ṣe báyìí nǹkan báyìí ẹ báyìí Ànábì ní ẹ báyìí fi ṣe ìdarí ìlú kìkí ṣe democracy àbáwọn àjòkà mìta ń lò àmọ́ ó kàn ń lò ó wà lò democracy kìí ṣe pọ́gbà ni àmọ́ látara ìfẹ́ ẹnu àbí látara bóyá bí àwọn owó kan tó ń rí jẹ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé bí ìfẹ́ nú ni ìwé ilé nǹkan kúfùrù nìkan tó náà kó sí àmọ́ òun náà pè ní kúfùrù dúnà kúfùrù Islam ló fi jẹ́ pé kò lè rọrùn fún láti wájá dábáyé pé àbàbá Buhari ò ah tó gbogbo democracy ni wọ́n lò ah ìsọkúsọ ló sọ because irú àwọn kẹ́bí islam ṣe sàlàyé o ó gbà kíyàn mọ̀ pé ìjọ rí gbà pé bóun ṣe ń lo yìí o ń gbà pé ó dájú ẹ̀sìn islam lọ àbí àwọn kẹta ti ṣe àlàyé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ sí máa ń ṣe àlàyé so àìlé ṣe yàtọ̀ láàrin àwọn kékèké ó lè gbíyàn jáde kó nínú dáírọ̀tò súnna tí ó bọ́ sí ojú ọ̀nà àwọn khawarij <clears throat> nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹni nabi pé ithnatani fi nnasi huma bihim kufrun àwọn èyí méjì kan wà nínú àwọn èyí tó ṣe pé kúfùrùn bẹ lára wọn kí ni kúfùrù yẹn àtọ́ọ̀nù fi nasab kí ẹ máa bú lineage yẹn ní bí bí ẹ̀ṣẹ̀ jẹ́ Yorùbá báyìí kọ́ máa bú ìjẹ́ Yorùbá yìí àbí àwọn bàbá wọn bí lineage ẹ́ yẹnkà wo sọ́rọ̀ àwọn Yorùbá kí ẹ sáà mọ́ sọ̀rọ̀ tó ṣe pé àbí kó máa gbọ́lá fún àwọn lineage mi ju lineage tẹ lọ in such a way that ó máa believe pé lineage rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀ láwá yìí ìran ìran yẹpẹrẹ láwá at-ta'nu fi an-nasab àbíkí mi àti ẹmà jà ká mọ̀ búrẹ̀ rẹ̀ ànábì ìpẹ̀rún kaba yìí ní al gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni an-niyahatu 'ala al-masjid kó kúkú báyìí ká bẹ̀rẹ̀ sí ní ma ká mọ̀ sí an-niyaha ká mọ̀ fasọ ya mara lọ́rùn ká mọ̀ gbára lójú ká mọ̀ kí ẹ mọ̀ pariwo kí ẹ mọ̀ wéèlì náà pé kí ẹ mọ̀ irú ìdáàbò tó ṣe kó ti kọjá tí ẹ bá kú bẹ́ẹ̀ ni ó náà kò mẹ́ bọ́ lójú èyàn kí èyàn sunkún normally bọ̀ àwọn ẹkùn ìmá fasọya mọ́ra ẹni lọ́rùn ìmá agbára ẹni lójú ìmá sọ àwọn ọ̀rọ̀ tí ó dá aláàánú mi ló ti lọ yìí ta níwà sànù wa mọ́ sọ́lọ̀ nǹkan ní sànù gbogbo yín ni ànábì pé orí ìwà ní alkufuru ah because iṣẹ́ àìmórí láwọn nǹkan báyìí kìkí ń ṣe pé túnmẹ̀ ní pé kúfù tó yẹn jáde kò nínú Islam wà mímọ̀ yẹn bá kí àníyànlám annalise al'amali la yujibu al-kufr inú nǹkan tó yẹ kámọ̀ ní wípé kíyàn fi action ìwà kíyàn fi sọ pé nǹkan ó wà permissible kò tí ìdíkó fún àti kíyàn fi ìwà kó jẹ́ kó fẹ́ mọ̀ hàn nínú wà yẹn ah, ọmọ ìpá tí mímọ̀ dáun o. tún wọ́n mú lọ ẹgbẹ́gùn kama yẹ́ ilé ní pé ah, àfáìgẹ́ ti gbàkọ́ ti dána so istihlalu al'amali na ń pè ìyún kẹ̀kí ṣe kí ni kò tí ìjọ jáde kó nínú ẹ̀sìn Islam bọ̀ wá kí bí ó bá lọ believe nínú ọkà rẹ̀ pé ọtí mímu ó dá kò sí tó sí mú tèmi àmó dá kẹfì níbẹ̀ àkílódé ah, ẹsẹ̀ lọ tí ó dá àwọn ní ò dá dákún fílẹ̀ ó dá dó èmi o mú o mú o mú kèfèrí lẹ́ni ẹ because ó ti declare ní tọ́lọ̀ ọba ṣe ní haram ó ti pè ní halal àmì ètò ṣe pé action lòun fi ń se ń jẹ́ òun kan mú lọ ní afọ́ tí ó dá ẹmọ bá abẹ́ lọ́n ó ṣe mú lọ afọ́ tí dá ó ṣe mú lọ ìwélé nǹkan o <clears throat> àwọn bàbá pẹ̀ ní al-istihlal al-amali kìkí ń ṣe ipé àwọn àdìpẹ́ o àkáfẹ́rì ah, ni gẹ́gẹ́ bí ẹnìkan nínú àwọn olùpìpì lọ́sọ́jọ́ àwọn Khawarij tó ń gbà ipé tó bá ti lè ń jẹ rìbá tó ń jẹ rìbá tánzì tó sanwọ́ mẹ́kò dá tó sì tún tó jẹ́ lọ kèfèrí ni ọ madhhab àwọn Khawarij lélẹ̀ madhhab àwọn Khawarij ni manhaj ni kìkín ṣe manhaj àwọn ìgbàgbé nǹkan ó lẹ́tọ̀ọ́ nínú ọkàn nìkan ló máa ń sọ́yàn di kèfèrí báyìí in this aspect nínú àwọn aspect tá ń ṣàlàyé ni o nínú ọkàn rẹ níbi àwọn nǹkan báyìí ni o ó láwọn nǹkan mi tó ṣe pé tó bá ti ní ṣe kò sí pé gbà nínú ọkàn rẹ o èyàn lọ síbi ọ̀dọ̀ Ṣàngó báyìí ó lọ forí kanlẹ̀ níbi òsà káwọn ní pé ẹjá wọkàn rẹ̀ náà èyí ò yàtọ̀ tí ẹwù àwọn ilé ìtẹ̀ because àti ráwọn èrí fún àwọn ilé ló jẹ́ ká sọ wípé al-ihtilalu al-amali ó yàtọ̀ sí al-ihtilalu al-i'tiqadi so ẹ ká gbọ́ ilé yìí dáadáa فمثلا من رأيناه عمل بربا bí èyàn tàbá rí pé ó ń aw zina abu ṣe zina aw sharibal khamra abu muwati mabratan bada mabra ó múlera ó múlera ó ṣe zina ó ṣe la yajuzu an nutliqa alayhi al-kufr a gbọ́dọ̀ pé ní kèfèrí o kọ́nìká kèfèrí la fàyí kí ni di ó rádù zina tó ti ṣe ni wa naj'aluhu min al-kafirina kufran mukhrijan min al-millah tó wà ní a ọkùnrin yẹ́ ṣe musulmi kí ló dé ṣe rí pọ́n túnmù tí lánàá ni ó ti tún túnmù again àsìkò ti gbà kó dá ní kèfèrí ní ah èyí ń pè yẹn kèfèrí bá yẹ̀wò ẹ̀dàkùn èyí ń pè yẹn ní kèfèrí bá yẹ̀wò tọ́ wọ́n ni pé wọ́n bẹ nínú Sahih oni anna rajulan ala ahdi nabi sallallahu alaihi wasallam ẹ magwadi fi yíò ọkùnrin kan nígbà yà nabi sallallahu alaihi wa alihi wasallam kana ismuhu abdullah orúkọ rẹ̀ ní abdullah orúkọ rẹ̀ ní kíni yìí abdullah wa kana yulaqabu himaran àmọ́ wọ́n ń pè ní himar kẹ́tẹ́kẹ́tẹ́ ní jẹ́ himar nickname ta ma ń pè kò sí wàhálà lọ́jọ́ kan fà ní pé tó bá yọ́nú sí pé kọmọ̀ pẹ̀ ọ́ yóò kọ̀ọ̀kan so wọ́n ma ń pè ní himar wa kana yudhiku rasulallahi sallallahu alaihi wa alihi wasallam ó sì ma ń pa nabi lẹ́rin ó ma ń ṣe kẹta pọ́wọ́ ẹmọ díkẹ́ wà fọ́ni so ma ń pa nabi lẹ́rin sallallahu alaihi wasallam wa kana nabi sallallahu alaihi wasallam qad fi sharab so in tó fi jẹ́ kó rọrùn láti ṣe ẹlẹ́gbẹ̀mgbẹ̀ ní pé àwọn èèyàn gẹ́gẹ́ fún àwọn ti submit fọ́lọ́ọ̀bá tàbí sallallahu alaihi wasallam ma lọ mọ́ èèyàn kan ní tàbí yau kọ́ríkà afọ́ mú tí àyẹ̀ṣẹ́ blálà à ó jẹ́ yau àbúkọlọ sílẹ̀ àwọn tẹ́ntà nerabet nerabet tẹ́ntà tẹ́tẹ́lẹ̀ntà yìí Islam ní tẹ́tẹ́ òdá ó yẹ kó blálà wà ẹmọ́ sí wẹ́wẹ́ à mọ́dẹ̀wú ló fi jẹ́ pé in tẹ́rẹ ní láti kọ́kọ́ máa ṣe kọ́dà kó kọ́lọ̀pàá lọ bẹ̀ kíni nínú òfin Nàìjíríà pẹ̀sẹ̀ tó burú mẹ́nà kí lẹ́sẹ̀lẹ̀ sí bí human right ni kò tí ìbáyà bí ló jẹ́ wípé kókó ní pé kí ẹ jẹ́ káwọn kọ́kọ́ mọ̀ nínú ọkàn pé kí ní yóò kọ́kọ́ dáná kàbàbá ìṣẹ́ wá sí fáwọn yẹ̀ pé a ní kí ní yóò dá ẹ̀hẹ́n táwọn ẹni bá ti gbàgbé kò dá ah, submit so ọkùnrin nǹkan o ànẹ́bì ti already ṣe ní fa utiya bihi yawman wọ́n tún wá mú wájọ́ ka fa amara bihi anábì ní kan mú wá fàjúlìdà àwọ́tún sí ń blálà fàkọ́ọ̀lá rọ́jùlùn mínà kọm ẹnìkan nínú àwọn yẹwà sọ ẹmọ̀ kínú bíyàn allahumma al'anhu ọlọ́ba ń ah, ṣépè lọ́kùnrin kò ní dá fọ́kọ̀ ẹmọ̀ kíyàn ṣépè fún yàn kí ni dí ó ní ma aktharo ma yu'ta bihi àà ah, ah. ẹni wà náà mọ́ wọ́n mọ́ lánàá ó jẹblálà wọ́n tuntun mọ́ ó ló dé kò ní dá fún ẹmọ̀ kíyàn ṣépè lè yẹ báyìí Eh, eh. fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam anábí wa ní pé látẹ̀lá anúhù àà ah. ẹgbọ́dọ̀ sí pé fún fàwàláhì mú fi ọlọ́ọ̀bá mú fi búra ma alimtuhu illa annahu yuhibbullaha wa rasulahu ìmọ́kùnrin ìmọ́ ìkẹ́kẹ́ tó jú wípé ó so nítorí pé mú tí ẹ wọ́n tuntun mọ́wàá again wọ́n tuntun mọ́wàá again ẹ́ Ànábì ò ní pé a ah, ni ọ àsìkò ti gbàgbé halal ní rárá because ṣètọ́nà ma ṣètọ́nà lè gẹ́ẹ̀tì èyàn ìfẹ́nú lè gbẹ́yẹn gbà mí in tó mọ̀ pé kí ní yóò dá ó sì túnmọ̀ tún ṣe wọn náà nínú mẹ́jẹ̀ pé ah, kí ní yóò dáfà ó sì túnmọ̀ tún ṣe wà sílẹ̀ ní ẹnìdì tó bá tàbá wà nípò ta lè semblala ká semblala ká kọlẹ́kọ̀ọ́ kí sí pàwọn ni pé ó ti di kèfèrí ìdí nípa tí wọ́n ti tún mọ́ àìgì hadithi ń bẹ nínú sahih al-bukhari wà fí riwaya ti nínú riwaya kan falamman sọ́rọ̀fà ìgbà tọkùnrin tó ń lọ qala rajulun ọkùnrin kaba ní pé ma lahu kí ló sallallahu alaihi wasallam la takunu aunan lish-shaytan ala akhikum ah má jẹ́ olùrànlọ́wọ́ má ràn ṣètọ́nù lọ́wọ́ against ọmọ ìyá rẹ̀ tó tó ń ṣépè fún nítorí kó mutí ṣe wá sí fún ni ẹmọ́ ni eléyìí kódàkódà kí ẹmọ́ sọ wípé àwọn eléyìí tí wọ́n àwọn eléyìí ò tẹ̀lé mọ̀nàmá àwọn eléyìí ò tẹ̀lé mọ̀nàmá má sọ bẹ́ẹ̀ tàyẹta ló ń sọ fẹ́ kò lè mọ̀nà báyìí èyí mọ̀ ṣàlàyé fáwọn yẹn pé kíní yóò dá kíní yóò dá kíní yóò dá wọ́n padà gbọ́njọ́ kẹ́yìn insha Allah àlùmí sí wà lóòtọ́ tó ṣe pé ogbà kí yẹn ló nílé mọ́ wọn àmọ́ kìí ṣe pé gbogbo ọgbà àbí kìí ṣe gbogbo èèyàn fàkọ́nù insan yansaku bishahwa awi tọ́mà ó dí wọ́n yí pé ẹnìkan ìfẹ́ ìfẹ́rẹ̀ nǹkan o ń gbé àwọ̀gáyìrì dhalika min al-asbabi allati yaqa'u an-nas bisababiha fi kaba'iri dhunub àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ nínú nǹkan tó ṣe pé ó mọ́ ń fa káwọn yẹn mọ́ kó síbi àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó ń gbé ẹni yìí kó sínú ẹ̀ṣẹ̀ ńlá la yujibu kufran kò tí ìsọ pé <clears throat> hatta wa in waqa'a fi dhanbi 'iddata marrat kódà kó tún kó sẹ́sẹ̀ yẹn kó tún kó sí kó tún kó sí illa annahu yashaba dhalika al-fi'la takdhibun bi tahrimi dhalika ash-shay'i alladhi waqa'a fihi واستحلال له مع أن ذلك الشيء من الأمور المعلومة من الدين بالضرورة فهذا يكفر فهذا يكفر أي أفتوا كيبيا أمتين ó wá gbà yí pé kìí ṣe àrámù tàlúlá rámù ní ọmọtọ́rẹ ayẹ́ nínú Qur'an ẹ̀yìn ó fílẹ̀ ayé láti ká tó sọ́run ẹgbẹ́lẹ̀ yìí ó ti declare kí ní gẹ́gẹ́ bí halal kódà kó bá ti ẹ̀mọ́ mú sẹ́ kódà kó mọ́ mú ó gbà pé sẹ́rí èmi ṣe zìnáwò àmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ bá ń gbádùn halal wallahi kèfèrí ni because inú àwọn kaba yíò ma'alumun min ad-din bid-darura ni àwọn kan tó ṣe pé a mọ̀ nínú ẹ̀sìn by necessity ogudọ̀ ma bí kẹ́nìkan ní pé ìwé ń sọ̀rọ̀ yẹn ah kódà ìyálátà lọ́jà mọ̀ pé ìwé ọ̀rẹ́ yẹn ni kẹ́nìkan wá ní pé ìwé ń sọ̀rọ̀ yẹn ìwé níbẹ̀ kò tí kó sí kúfùrù kí ni kúfùrù yẹn ìgbà nǹkan tọ́lọ̀ ń ṣe ní wájib kéèwá ní kèkí ń ṣe wájib so ìwẹ́lẹ́ nǹkan kúfùrù ni والمهم bàbá ní tó ṣe pàtàkì ní pé anna kufru ni'ma la yujibu al-khuruj min al-islam al-qawli iṣẹ́ kúfùrù pẹ̀lú ni'ma kí ẹ má dúpẹ́ orí Ọlọ́run ọba kò tí ìsẹ̀yẹ̀dì kìfèrí tó yẹ jáde kò nínú islamu kò ní bá gbogbo sẹ́yẹ̀ jẹ́ o wala yujibu itlaq al-kufr ala dhalika shakhs àgùdọ̀ pé ní bẹ́ẹ̀ tó bá ń kó sí àgùdọ̀ pé ní kéfèrè o illa idha sahibahu al-istihlalu ni àmì tẹ́nu kò lórí pé halali ni kó wá ní haram ni bí kí ní pé kí ma jẹ rice haram ni ah haram ni bó haram wọ́n sí ẹ eh, haram kan ni ah haram ni kí ni rice jíjẹ mubahu ni na haram ni ẹgbọ́dọ̀ jẹ mọ́ ah ẹ̀yẹ́ lè di kèfèrí o ìgbìn fàtí yóò di kèfèrí ni àbí ah gbogbo wa mọ̀ pé wájib ní kíní yìí wọ́n ní so inshallah ibi ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ni yóò parí sí tó bá di ìjókòó tó ń bọ̀ wá a bẹ̀rẹ̀ láti bí annifaq eh katuwa mu mana taurut a ti ṣàlàyé nifaku tẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ sheikh abdulaziz bin abdullah bin baz rahimahullah àmọ́ kò sí tó burú níbi ká tó tó ṣàlàyé gbogbo kíní agbùdọ̀ mọ́ ṣàlàyé lóòrèkóòrè ni léraléra ni kó lè bá rẹ̀ lára kó dúó lára because àwọn ilé ni àkídà musulmi ilé ni believe àdìsọ́kàn tí mùsùlùmí gbọdọ̀ ní níbi àwọn nǹkan ẹgbẹ́ ló ti mọ̀ rí gẹ́ ní pé eh àṣílẹ̀ yóò dá àjẹ́ ìsáfún àṣílẹ̀ ló yẹ ká mọ́ sí jẹ́ mọ́ sí in tó wà tó fi yẹ mọ́ ṣàlàyé léraléra ní lóòrèkóòrè àbí Allah wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ kúdàgùn kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan aláyé sallallahu alaihi wa alihi wa sallam assalamu